آه. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوك فالله سبحانه وتعالى تيو سيران فوالا àtúnjókó dáyìngbà tí a ti ní conference pẹ̀lú àwọn olùmọ́wá àwọn olùmọ́súnnà àmbẹ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala kí ó jẹ́ kí irú rẹ̀ kó jẹ́ kó pọ̀ ní àwùjọ wa kó jẹ́ kí ìrìtìbátò wa ìsọpapọ̀ pẹ̀lú àwọn olùmọ́wá kó nípa kó jẹ́ nǹkan tí ọlọ́wọ́ bó fi tọ́ wa sọ́nà yóò sì fi tọ́ àwọn èèyàn tó pọ̀ gan náà sọ́nà náà ní ìtẹ̀síwájú níbi tírà tí a ń kà lọ́kùnra wa tíra tí a fi ń sọ̀rọ̀ tawhid àti bó láti lalawa kó níbi àwọn nǹkan tí ó ba islam wa jẹ́ tájìnà sí ìfẹ̀sẹ̀sẹ̀fẹ̀ ní gbogbo ọ̀nà èyíkéyìí ọ̀nà ìṣẹbọ àti gbogbo àwọn nǹkan yóò kó náà nínú àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe láwùjọ tó sì ń ba tó mọ́sẹ̀ pọ́ mọ́ ń ba islam sheikh wọ́n tẹ̀síwájú níbi annaqidul awwal wọ́n ni hunaka man yufassiru shirka in bẹ̀rẹ̀ àwọn èèyàn tó máa tó ṣírkọ bí annahu ibadatul asnami faqat ní pé kíyàn kan máa bọ yìí lásán ni wọ́n ní so interfimọ́ ni pé àwọn afá àwọn fún jálàbí àbáwọn ìlúmínà nínú àwọn tí wọ́n gbà fá fún jálàbí tó bá fẹ́ tó ṣírk so whereas

àwọn tó ti johnson náà bẹ̀tẹ̀lẹ̀ tíra tó máa ń kọ́ àwọn èèyàn kìtàbù tàwàhídì òun náà wà lọ mú tíra tàwàhídì kan ti kaná àwọn afáàkà tó gbajúmọ̀ lẹ̀ tó máa ń kọ àwọn tíra tó máa ń kọ àwọn kan mìíràn nínú àwọn kan tó jẹ́ bídá àbí àwọn kan táwọn èèyàn mọ̀ wọn tó ní ìjọ tí wọn lọ́tọ̀ tó wà lọ mú tíra fáì ní pé à ìwọ tó ń ṣe jálàbí ẹ̀dàpù tawhid wo ló fẹ́ kọ́ àwọn èèyàn so gbogbo olú àwọn táwọn ọmọ sọ náà ni pé ẹ má bọ èrè mọ́ ẹwọ́ bọ èrè mọ́ àbí bá ti ẹ̀ sí máa ń ṣe ń gbà mẹ́lú mí ò tún sọ yóò takọ ẹbọ yẹn náà but òun náà ń ṣẹbọ yẹn tó bá sí máa ń ṣe nìyẹn so òun náà takọ pé ah kò dá tó tọ́ but yóò sì máa ṣe yóò gbà kókò dá yóò sì máa ṣe so eléyìí àdánwò ní fún wọ́n jẹ́ láwùjọ wọ́n ni wa amma ibadatul awliya wa salihin wọ́n ni ẹ̀rí kí ẹ ma bọ àwọn wàlí àwọn ẹnire al'abdurrahman bọ́tẹ̀ sọ pé at-talihin láwọn ilomi ń bọ̀ àwọn at-talihin so àwọn tó ṣe pé wọ́n yẹ sẹ́ni rẹ̀ àwọn ẹni gbígbà so gẹ́bí Ibrahim Niyas so gẹ́bí Ibrahim Niyas àbí àbáwọn mìíràn gẹ́gẹ́ bí Ibrahim Niyaz gẹ́gẹ́ bí kílòkọ́ gbogbo àwọn dájúlà dábí so gbogbo àwọn tí èyàn tí ó pé ní òòrùn ìwọ̀n wọ̀nyí sẹni ẹ̀dàwọn ẹni rẹ̀ ká máa fẹ́yàwó 50 ọ̀rẹ́ so sẹ́ni rẹ̀ ká máa fẹ́yàwó 50 Ibrahim Niyaz nífà tọ̀ èmi sáwọn gbọ́ pọ̀ ju 50 lọ so ẹ imagine sẹ́ni rẹ̀ ká máa ń ṣe báyẹn kó fẹ́yàwó 73 jọ so èyàn ti mọ̀ pé ẹni bí tó nífẹ̀ẹ́ ayé òun ni kíni òun ló máa ń ṣe ilé so ṣe gbogbo àwọn wà àwọn wà náà dandan ní ma fi ròyìn rẹ̀ ọ̀tọ̀ Ọlọ́run gbà ní àwẹ́ yẹn so síbẹ̀síbẹ̀ náà wọ́n dẹ̀ ṣe kíni wọ́n dẹ̀ ń bọ̀ so ó padà rọ lápá rọ lọ́sẹ̀ kù ni so ẹni tí ma ń claim pé òun fẹ́ òun fẹ́ là àwọn èèyàn ni táwọn èèyàn máa lọ síbi sàárè rẹ̀ pé wọ́n ma ń fi pamá ní ọ̀rọ̀ lápá rọ lọ́sẹ̀ kú ní sẹ́ ọ̀rọ̀ lápá ènìyàn sí ọ̀rọ̀ lápá rọ lọ́sẹ̀ kú ní so wọ́n ma ń fi pamá ní pé ọ̀rọ̀ lápá rọ lọ́sẹ̀ kú ní ikú oró ló a so kò gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ sí àwọn pé ìkánná àwọn tí ma ń lálé àwọn sàábí tí ma ń lálé ẹ̀sìn ọlọ́ọ̀bá tí ma ń pẹ ọlọ́ọ̀bá nírọ́

وإنما هي توصل وطلب للشفاعة وني ما سكسوني أتكي ما وايسك وما أشبه ذلك والشرك عندهم فقط عبادة الأصنام وني يبلدون كما بو إيريني كاني وني فنقول أصف وقوي إن عبادة الأصنام كما بو إيريو نوع من أنواع الشرك إنا كان نوع من يبوني والشرك يتنقل يبو ودعوة غير الله òní kí a máa pè nǹkan mìí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba sawa'un kana sanaman yálà ó jẹ́ ère ni aw ghayruhu àbó yàtọ̀ sí ère wani wal mushrikuna àwọn ẹlẹ́bọ̀ mutanawwi'una fi ma'budatihim àwọn kan tán jọ́sìn fún ọ̀tọ̀ọ̀tọ̀ ni famaqtasaru ala ibadati al-asnam wọn ومنهم من يعبد الشمس والقمر إن بين تمن بو سباتي راو ومنهم من يعبد الشياطين إن بين تمن بو ويسو ومنهم من يعبد الأشجار والأحجار إن بين تمن بو جيا تكوتا ومنهم من يعبد الملائكة إن بين تمن بو ملائكة ومنهم من يعبد المسيح وعزير so in بين watan se kini بو مسيح bo masih awon christian ya ومنهم من يعبد الأولياء والصالحين إن بين وطن با ولي أتوانيري فهم متفرقون في عباداتهم àwọn tí ó wà láyé annabi sallallahu alaihi wasallam ìran jọ́sìn náà sína wọ́n ni walam yaktasiru ala ibadati al-asnam so kìí ṣe pé nìkan náà bọ̀ wa innama al-asnam èrè o na'un min anwa'il ma'budat ìran kan nínú àwọn ọ̀ràn kan fún wa ba'duhum

ẹgbẹ́ tó wọ́n bá sọ pé kún yóò mọ̀ jẹ́bẹ̀ náà so ẹwọ ẹwọ ẹwọ ìláyà sọ́lọ́wọ́ bá eh aláyà ọlọ́run dákun alékún yà dákun bá alékún fún níyà so so ẹwọ ẹwọ kíyàn láyà sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala so ẹwọ kíyàn láyà sọ́lọ́wọ́ bá àti Tìjání náà so tó náà gbà fún òun bọ́lọ̀ darí ayé ni kódà ẹ̀hẹ́n ta ló sọ kíní Sheikh Taqiyuddin al-Hilali ni wọ́n sọ ìtàn ìlú àwọn Africa làwọn ti wá ní Algeria so wọ́n sọ ìtàn nílò àwọn pé àwọn afá kan afá níláyé ìgbà táwọn náà ti dá nǹkan mọ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ àwọn ìfẹ́ gba nǹkan táwọn èèyàn ń ṣe so àpẹẹrẹ Ọlọ́run máa ń ṣàánú ẹni tí ó bá gbódòdó yé at least òun náà máa rí ah, kí yóò tọ́ but ọlọ́run bó wà padà fòdúdú wọn kó wá gbà kó wá rejected lókù báyìí so àwọn náà ń gbà yẹn wọ́n ní àwọn ní àfáà kẹrùn ẹni pé táwọn bá wá lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ní kólà wọ́n máa ń sọ fáwọn kékàwọn kẹrùn wọ́n ní lórí ìrun náà ni ó ti máa ṣépè fọ́lọ́wọ́ ọba so ló ti máa bọ́lọ̀ ọba pé kíní wọ́n ní àwọn ọmọ kíní ẹ̀mọ́ ní àwọn là wọ́n tó bá táwọn ẹ̀bá tó kírun táwọn yóò tún máa wá fara wọn gbó bàbálà yóò tún máa tútọ́ sáwọn ẹ̀lá látara bárakà náà ni so wọ́n ní wọ́n ní wọ́n ní ní wọ́n ní in tí wọ́n ma fi ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ ìsọ́nà ọba ni pé wọ́n ló ti ó ti pàṣípàá story fáwọn mẹ́lẹ́yìn rẹ̀ pé òun mọ́ ohun àtọ́nà ọba ti di parí kódà ó ti di pé àwọn nǹkan mítọ́nà ọba ṣe òun máa ń tako ni pé ah kí ló fẹ́ ṣe báyìí òun tó wá máa ń nígbà àwọn ti wá dọ̀ lé fàlà haúnà wàlà ẹwọ̀n kẹ sẹ́wọ̀n kẹ sẹ́wọ́ ẹwọ́ ìran kan nínú àwọn àwọn wèrè sẹ́wọ̀n kẹ sùmọ́ ní àwòyìdábìrù bó ti ẹ̀sẹ́gbà àwọn èèyàn gbà pàwọn ẹlòmí ń darí papọ̀ wáyé sáwọn ẹlòmí náà gbà pé Sheikh Abdul-Qadir Al-Jilani òun náà darí ayé papọ̀ wọn lọ́wọ́ bá ayé pé gbogbo àṣírí ọlọ́wọ́ bá ní ó mọ̀ so gbogbo àwọn nǹkan báyẹ̀ na máa ń sọ wọ́n ni fa idha kunta ta'taqid so gbogbo ilé gan gbogbo ilé yìí pé ẹbọ nìkan lélẹ̀ àwọn ẹlòmíì gbà pé àwọn ṣẹ́fẹ̀ wọ́n ṣe gan wọ́n ni fa idha kunta ta'taqid wọ́n ni tó bá ti láti sọ́kàn anna ahadan la yarzuqu ni ó túnmọ̀ pé tó fi ti tawhid rububiyya nílẹ̀ so wá fi fi tawhidu rububiyya nílẹ̀ ó ti di a musulmi wani wa naqulu lahu hadha lam yaqulhu al-mushrikuna al-awwalun kódà eléyìí gan àwọn olùsẹ́bọ̀ alákọ̀ọ́kọ́ sọ so lára àwọn ìdí tí àwọn mushriku zamanina aglabu shirkan min al-awwalin nìyẹn pé àwọn rububiyya àwọn ò ti ẹ̀fọ́ọ́bà àwọn mushrikuna àsìkò tí wáyé àwọn Ah, eh, rububiyya samsamu ni wani ah, wani kúlù wani wahum la yushrikuna fi rububiyya àwọn òsẹ́bọ́ níbi rububiyya Ọlọ́run Ọba níbi àwọn ọsẹ́ Ọlọ́run Ọba wọn ò gbé fáwọn ẹ̀dá fama kanu ya'taqiduna àwọn náà láti sọ́kàn anna asnamahum takhluq ní pé àwọn ère wọn ní pún dánkà aw tarzuk àbú yóò lè pèsè aw tuhyi àbú lè fúnyẹ̀lẹ́mì aw tumit àbú lè pààyàn aw tudabbir àbúhùn náà darí ayé so wa inna ma yattakhidunaha wasa'ita wọ́n ní wọ́n ma wọ́n mú ní àjàgá ni bainahum wa bain Allah láàrin wọn àti láàrin rọ́ọ̀bá wọ́n ní qala ta'ala wa ya'buduna min dunillah wọ́n jọ́sí fún kàmí yàtọ̀ sọ́nà ọba ma la yadurruhum wa la yanfa'uhum in tí ò lè sin wọ́n láǹfàní bẹ́ẹ̀ sì ni kò lè ní wọ́n lára wa yaquluna ha'ula'i shufa'a'una 'inda Allah wọ́n wà mọ́ sọ àwọn ẹni ni wọ́n bá wa sí pẹ̀lọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n ní ma qalu ha'ula'i yakhluquna wa yarzuquna bal qalu wọ́n ni wọ́n sọ páwọn ẹni yìí yakhluquna wọ́n lè dá wa yarzuquna ní pé wọ́n lè pèsè bal qalu ní tán sọ ní pé yashfa'una lana 'inda Allah wọ́n bá wá sí pẹ̀lọ́dọ̀ Ọlọ́run ba wọ́n yatawassatuna 'inda Allah wọ́n bá wá dó láàrin wa tọ́lọ́run ba fa hadha al-qawlu qawlun batil wọ́n náà ọ̀rọ̀ yìí so àwọn nǹkan tí ṣe fún sọ yìí ẹ jẹ́ ká dẹ̀ wọn mẹ́lẹ̀ dáadáa ó ṣe pàtàkì gan oye so gbogbo àwọn ṣubúhà táwọn èèyàn máa ń lò láwùjọ ni o ó ṣe pàtàkì gan kí ẹ máa gbogbo àwọn kìíní dáadáa àtàwọn nǹkan tó fi ń ṣe rọ́dọ̀ rẹ̀ so wọ́n ní balẹ̀ ṣírkù qabih wọ́n ní ṣírkù tó jẹ́ ṣírkù tó burú gan wa ṣírkù fil uluhiyya òun náà ni ṣírkù níbi uluhiyya wa huwa sarfu shay'in òun náà ni kí ẹ darí nǹkan kan min ibada nínú àwọn ọ̀nà jọ́sìn li ghayrillah ya fẹ́lómi dátọ̀ sọlọ́mọ̀ bá hadha huwa ṣírkù alladhi hadhara Allahu minhu eléyìí ni ẹbọ tọ́lọ́mọ̀ bá kìlọ̀ fún wa arsala rusula ọlọ́run bá sì rán àwọn òjíṣẹ́ lè inkarihi láti pé kan tako wa shara'a al-jihada li izalati ọlọ́run bá sì ṣe jihad lófin láti pé kan wá fi gbé ẹbọ yìí kó amma shirku fi rububiyya wani ẹ̀rí ma sẹ́bọ̀ ní rububiyya fala yakadu yujad fil bashariyya wani afẹ́ ilẹ̀ máa rí nínú àwọn ẹmẹ́yàn anna ahadan ya'taqid ní pé ẹnìkan yóò lè láti sọ́kẹ́ asnama ní pé àwọn èrè takhluqu ní pé wọ́n dá wa tudabbir

àwọn náà gbà pé gbogbo wọn jábọ́ láti sánmà àbí wọ́n sà lo ìkanú àwọn acrobatics wọ́n fi dé orílẹ̀ ayé so kìí ṣe gbogbo ẹ̀ náà àwọn náà gbà pé kíni àwọn náà gbà pé ọlọ́run wà náà bọ̀tí ẹlẹ́bọ burúkú yìí ni wọ́n oye ẹlẹ́bọ náà yìí ni wọ́n gbogbo àwọn kíní ẹ̀dẹ̀ ni wọ́n bọ wọ́n náà ni oye so wọ́n kàn àwọn Yorùbá náà ní àwọn superheroes so ogun òun ṣe kíni òun múrin wáyé oye ṣe ẹfẹ́ lè máa rí pé gbogbo àwọn ẹbọ táwọn èèyàn ṣe gbogbo ẹfẹ́ link gbogbo ẹbọ táwọn èèyàn ṣe láyé sí ó fẹ́ link mara wọn ó fẹ́ link torí gbogbo àwọn wọ́n kẹ́ máa ń pa àwọn kankan ní Greek mythology honestly in reality kìí ṣe mythology àwọn èèyàn gbàgbọ́ nù rẹ̀ dáadáa aburú tí àwọn fíìmù ń dálẹ̀ nǹkan tó burú gan ni ò fíìmù èbó ní agbára gan ẹlúmọ́ gbogbo àyòbá nìkan ni ah irọ́ ni o aburú táwọn kìíní ẹ̀ dálẹ̀ iṣẹ́ ma aburú tó wà ní fíìmù ni pé wọ́n mọ̀ tán pé kìí sóòtọ́ wọ́n sì ń bá rò gbígbà kóòtọ́ ni wọ́n sì ti mọ odidi ayé around gbogbo àwọn kìíní yẹn ẹgbẹ́nu gbogbo àwọn Greek mythology yẹn náà tó wọn náà múni wáyé lóhun ni Ògún ló múni wá Ṣàngó ara àbí so kí ló kọ́ rẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣáà Eh, so àwọn àlọ́ àwọn ọ̀rọ̀dànàdàn àwọn nǹkan burúkú ó ti tàn kálà ní àwọn èèyàn táwọn èèyàn gbà pé àwọn kan wà àwọn demigods ah la hawla wala quwwata illa billah àwọn demigods so wọ́n sì ń ṣe àwọn fíìmù tán ná billion billions lórí àwọn kíní àwọn èèyàn kan sì sọ pé I ah, know fiction lásán ní ìtafẹ́ yí kẹ́ gbà nìyẹn kẹ́ gbà kán ma tẹ́ bá ti fẹ́ study? tẹba ti fẹ́ critics tẹba ti fẹ́ mú wọn láwọn alábára kan lórí ẹ̀ wọ́n ni fiction ni but wọ́n sì máa ma gbogbo àwọn gbàgbọ́ kọ̀ọ̀kan lórí ẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ nígbà pé fiction ni so ẹni tó náà wọ́n pé àfiction kan ní wàlá ibẹ̀ yóò ti máa kọ́ àwọn òrùrí tí ò ní ma díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó mọ̀ èyàn ti ń já sí kúfùrù so gẹ́gẹ́ bí sẹ́kùnrin sáàmì tẹ̀mí àṣẹ sọ pé èyàn oníyẹ̀kùn nígbò tí ó mọ̀ kó láti inú bídá àti bídá ó

àpèsè wà innama yaqulun ní tàkà ma ń sọ ní pé hadhihi wasa'it àwọn akàsọ̀rọ̀ àwọn kìíní wa shufa'a àtàwọn olùṣìpẹ̀ lana inda Allah fa hadha tafsiru li shirk wọ́n ní ẹ̀rí àlàyé tí wọ́n ṣe fún ẹbọ yóò tafsirun batilun wọ́n ní tafsiri àlàyé tí ó wọlé ni wọ́n ní ó tún bẹ wà minan nas ń bẹ́nu àwọn yàbá kẹ́nà man yufassiru shirka wọ́n ní ẹni tí ń sálàyé ẹbọ annahu shirkul hakimiyya ẹgbẹ́ ṣírkì níbi ìdájọ́ ni gẹ́gẹ́ Abu Ishaq al-Huwayni so wọ́n ni wa yaghfaluna ma adaa wọ́n sì ma ń fọ́nú fọ́ra kúnbẹ̀ tó bá yàtọ̀ sí al-hakimiyya na ma ń fókọ́sì lé lórí torí pàwọn ẹni wọ́n fẹ́ débi ìjọba so wọ́n wá fẹ́ wò pé báwo làwọn sì fẹ́ débi ìjọba pé ẹjẹ́ ká ní àwọn èèyàn bọ́lọ́wọ́ bá dùn torí kò sẹ́ni tí ó tó rí ní tẹ́mi fi ní tẹ́mi ní tàwà fáfimọ́ sọ pé àwọn tí wọ́n ń ṣe politics tí wọ́n ó kúnlẹ̀

bẹ́ẹ̀ ni òdodo ni ní pé ìdájọ́ ọlọ́ọ̀bá lè ẹkó ní so kódà ìrìn ẹbọ náà ní kílùkọ́ rẹ̀ ni ó lè jásí ló lè jásí oye torípọ̀ ọlọ́ọ̀bá sọ pé wa man lam bima anzala Allah ulaika humul kafirun so nínú àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tọ́nà bá sọ pé ẹni tí ó bá dájọ́ pẹ̀lú nǹkan tọ́nà bá so but kìí sí gbogbo so ló jẹ́ so nísìnyí báyìí àwọn náà wá gbà ah, kò sí bá ti fẹ́ ríbi dé ipò ìjọba o ẹjá ma skópù tá ma lò fáwọn èèyàn so ẹjá sọ fún wọn pé yà ń jà mùsùlùmí so àti fẹ́ gbé yà kúrò torí pé gbogbo ẹni tó bá fẹ́ lóyìn láyé yóò wá ọ̀tá fún ọ sẹ́rí gbogbo ẹni àwọn tó ma wá successful jù nínú àwọn revolutions wọn ni pé ẹni tó bá lè rí àwọn tó bá lè rọ ọ̀tá portrait fáwọn èèyàn jù pẹ̀lú pé ọ̀tá ọ̀tá ẹ̀kí ọ̀tá yínà jẹ́ kìníkà báyìí báyìí báyìí òun ni ma láwọn èèyàn stay up jù ẹ àwọn Ìgbòho gbogbo àwọn dandan ṣe rí pé ìtàwọn náà fi ṣe kí ni ìtàwọn náà fi rí àwọn èèyàn kọ́lọ̀n tó sẹ́wọ̀n lápá alhamdulillah so ẹ pé ìtàwọn náà fi ń tàwọn èèyàn ní pé kí ni wọ́n tàwọn èèyàn pẹ̀lú pé àwọn kìíní wọn ò fẹ́ jẹ́ káà yóò bá débẹ̀ ni so sáàtí tíyàn bá fẹ́ lọ láàrin àwọn èèyàn láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn òpónú so ìtíyàn fi lè lọ ni pé kíyàn sọ fáwọn èèyàn pé àwọn ènìyàn ọ̀tá wọn ni ọ̀tá yín jẹ́ wọn fẹ́ jẹ́ débẹ̀ ni sẹ́rí tí ẹ bá ti fún àwọn èèyàn lọ́ta kí ẹ wá mọ́ bíúdì àwọn oríṣiríṣi àwọn ọ̀gá sọ́ta yẹn kí ẹ wá sọ́ra èyí savior ó nínú tó rọrùn jù láyé ni pé kí ẹ rí vote kí ẹ tó lójọ mẹ́wàá èyí ó ti láwọn èèyàn lẹ́yìn lẹ́yìn dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí ààrùn ni wọ́n hamadun rí ààrùn yẹba nabi sallallahu alaihi wasallam náà sí hmm, inna nasa kal-ibil mia la takadu tajid fiha rahila àwọn èèyàn dà gẹ́gẹ́ bí rankumi 100 ni ẹfẹ́ lè mẹ́rí kan gùnnú wọn ẹfẹ́ lè mẹ́rí kan tí ó jẹ́ zoro shad so ilé jẹ́ bó sì jẹ́ so wọ́n a lábẹ́ ẹ̀sìn wọ́n ma ṣe gbogbo ẹ̀ lábẹ́ ọkọ̀ ẹ̀sìn gbogbo àwọn ta'awunat gbogbo àwọn eh, tàdọ̀munat so tán ẹ̀sìn ẹmọ́ gbọ́rọ̀ sáwọn ọmọ tó sọ pé democracy wọn ò dá ọjọ́ ọ̀la wo gbọ́rọ̀ sáwọn ọmọ tó sọ pé democracy ọmọ tí là ń ṣe ti dàgbà gbogbo bọ́sì ma sọ̀rọ̀ náà tí ẹ̀ là ń ṣe tí là ń ẹ ẹwà ẹwà dé ìta bá ráwọn mùsùlùmí ń bẹ àwọn mùsùlùmí wà ń bẹ àwọn mùsùlùmí ń bẹ wọ́n yìí ń bẹ ń bẹ nà àwọn mùsùlùmí ṣe kíni wọ́n yìí ń bẹ ń bẹ àwọn mùsùlùmí kódà àwọn mùsùlùmí ló dìbẹ̀ mújú ẹlọ́wọ́ nà àwọn náà ni majority nà ok ẹ̀tún àmọ́ tó fọ́ ní jù mùsùlùmí náà méjèèjì nísìnyí báyìí kí lẹ fẹ́ sọ kama àwọ ògbé politics bọnu mọ́sásí but musulmi náà méjì ń sinmi ok kí ọ ni ẹ́ eh, but ìkan ní islam lẹ́mí jù kan lọ ẹ̀wùn kan ok kí a lè fẹ́ fi wọ́n sí kí a lè fẹ́ fi wọ́n sí báyìí musulmi náà méjì ń sinmi ẹ̀tí ní tẹ́fì pé ẹ̀tàn ní káàkà máa lu àwọn èèyàn wọ́n fẹ́ lu àwọn èèyàn wọ́n fẹ́ ẹ̀tẹ́rí gbogbo ẹni tó wá fẹ́ lu àwọn èèyàn láyé bá sí

so bí ká máa rí àwọn èèyàn lórí tawhid ká máa rí àwọn èèyàn lórí àkídà tó lálàáfíà ibẹ̀ ni ayé àwọn èèyàn ti máa dá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ táwùjọ bá ti ń dá díẹ̀ díẹ̀ yìí kó wọ́n yí padà tí nǹkan bá yí padà tí nǹkan bá padà yí padà bíyàn sí bíjọba sí bíjọba sí lọ náà padà yí padà so but kó tó dìgbà yẹn náà a ní fi hope àwọn èèyàn síbi pé ibi tí wọ́n ti là ní ibi politics

wọ́n ní àwọn musulmi lá tí bá sá àwọn musulmi tẹ́ níbẹ̀ ẹ̀ sẹ́bẹ̀ wọ́n ìwà ń bẹ̀ àwọn míì náà dẹ̀ tún ń gbìyànjú àti lọ́bẹ̀ àbí ẹn kí wá lè wá nídìí sí mọ́ so kí wá lè wá nídìí àwá sí so àwa a ma ti ń jẹ́ zọ̀rọ̀ àwọn àfáàsì ma ti ń jẹ́ dọ̀rúrọ̀ eléyìí ò wọnú dọ̀rúrọ̀ ara ti ara ok dọ̀rúrọ̀ ó níwà wọ́n sí ẹ̀dàpẹ̀ mọ́ wọn kẹ́ o ní kanú àwọn ìlú yìí kẹfẹ́ nílà méjì àwọn mùsùlùmí sì pọ̀ mẹ́ bá mú ní kanú àwọn ìlú yìí náà ni àwọn mùsùlùmí pọ̀ mẹ́ bá mú kẹfẹ́ nílà méjì tọ́fẹ́ jẹ olórí wọn ok kí ni èwo ni kí ni èwo ni dọ̀rúrọ̀ bẹ́ torí pé kò sí kò sí tí ẹ bá fẹ́ mọ́ wọn kan lọ èyí ó mọ̀ rí maslaha àti mafsada but o mọ́ maslaha ọlọ́run bá ló mọ́ maslaha ọlọ́run ló bá mọ́ mọ́sádà so lápẹẹrẹ sí kẹfẹ́ ìlànà méjì bọ́ eh eléyìí nífẹ́ àwọn mùsùlùmí eléyìí ò ní sí aláburú tó bá débẹ̀ but ọlọ́run bá yẹ̀yẹ̀ wọn pẹ̀lú bí ti uss lọ èyí tó síwájú so ẹni tí ń lérí pé òun ó pa àwọn mùsùlùmí òun gan ni nínú ìjọba rẹ̀ gan wọn ò pa mùsùlùmí púpọ̀ àbí wọn ò invade àwọn mùsùlùmí ẹ̀kọ́ mọ́ tẹ̀yìn tó ń lé rí nígbà tó fẹ́ wọ́ bẹ̀ pé so obìnrin tó wọ́n ń ṣe láwọn fáìlì ẹ̀ padà tún pé ah, Libya gbogbo ẹ̀mọ́ra wọn so wọ́n dẹ̀ wọ́n mọ̀ sọ́rí àti mafásitì gbà yẹn so kí ní pàà mọ̀ sọ́rí àti mọ̀ sọ́rí ẹfẹ́ mẹ́rin fẹ̀ sí ta àwọn èèyàn jẹ́ sí politics ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sí wọ́n lówó tí wọ́n ń gbà ń bẹ̀ ọ̀lá ẹlòmí ti ní ẹwà wọn ta agun náà tìna tó tán ti wọ àwọn ìjọba tán ti wọ àwọn lọ́balọ́ba mí lára tó tó pé wọ́n ṣe kí ni wọ́n ní sàkọlẹ̀ so àwọn ẹ̀ndọ́ àwọn táwọn èèyàn bá ẹ̀ndọ́ sí náà ni ṣẹ́rí kò lè yé wa ọgbọ́n táwọn pípù yìí ẹ jẹ́ ká lọ bí táwọn Ikhwan Muslimin tán ti rí politics ṣe wallahi wọ́n máa padà pín gan nípa ẹ jẹ́ ká lọ àwọn ìlú tán fi rí politics ṣe Tunisia ni Algeria ni Egypt ni ẹ lọ wo àwọn ìlú yẹn wọ́n máa padà pín gan number one number one ni pé wallahi wọ́n máa padà gbàgbé gọ́ọ̀yà pé ti kí Islam borí yẹn bí ó sì ṣe rí náà nìyẹn kò sí èméjì bó sì rí ń bí àyí náà nìyẹn so irọ́ ni wọ́n ń pa pé ẹgbẹ́ àwọn ọmọ ohun ikú yínà ẹmkẹ́yàn kan mọ́ kúkú ẹni kankan kó kúkú ààrẹ ìfẹ́ ikú tí bẹ̀ ọkọ̀ bá ń kú ó wá ní kú mi ló ń kú ọ̀yí so ilé ìjẹ́ bó ṣe jẹ́ ọ̀ sẹ̀yàn búdọ̀ oríyàn búdọ̀ pé gan kan máa lóyàn irinṣẹ́ wallahi irú àwọn ẹni iná ma ń dí àwọn èèyàn jù níbi improvement àwọn ẹni iná ma ń fà àwọn èèyàn sẹ́yìn jù nípa pé káwọn èèyàn improve personally fún àwọn torí pé tí wọ́n mọ̀ rí ni pé kèfèrí náà ni àwọn gbogbo problem yìí kèfèrí ni òjé oríṣẹ́ àwọn kèfèrí ni òjé orọ́ ma bí kèfèrí ni òjé orọ́ hospital lò kèfèrí ni òjé oṣe gbogbo ẹ̀ kèfèrí náà problem kèfèrí náà ni india gbogbo mùsùlùmí òun náà yíò lẹ́fúnra rẹ̀ gbogbo wọn wà wọ́n wá darí gbogbo òṣòro àwọn èèyàn wọ́n darí ẹ̀pẹ́ àwọn kèfèrí ń dí wa lọ́wọ́ wọ́n sà wá wọ́n wá ọ̀tá fún wọn wọ́n sì kí ni wọ́n wá ọ̀tá fún wọn but in tó ń dí wa lọ́wọ́ ni pé àwọn gangan ti a ti yẹpẹrẹ sí wọn a ti fẹ̀ sí wọn lẹ̀ a ti fọ́lọ́wọ́n bá subhanahu wa so tó bá ti wá pọ̀ tí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà wà ní kò ní kẹ̀kẹ́ tó fẹ́ so àwọn kìfìrí ẹni oníwọ́ wa mú lọ́ta gbogbo tí wọ́n ma fàyè rẹ̀ sí nìyẹn pé káwọn èèyàn ti ẹ̀ṣà débi pò ọdọọdún ẹlòmí tí wọ́n lò 60 years nínú ròyí wallahi ayé rẹ̀ ò lè yí padà ẹwọ̀n kan so ìtafẹ́ fáwọn èèyàn nìyẹn ìtafẹ́ wọ́n fẹ́ dáyé àwọn èèyàn rú ni ẹgbẹ́ àwọn ọmọ yìí ẹ̀kọ́ ìjò ní tán fẹ́ kọ́ àwọn mọ́sálásí tán wó kọ́kílẹ̀ rí ṣe sí ẹ̀rí kàkà sí sí bí àwọn musulmi náà ni ẹ̀rí kàkà sí sí náà so ẹ̀sìn tana ipin masọ́lẹ̀ àti mafásílìkà so Allahu ya'lamu al-mufsida min al-muslih Allah bá nìkan ló mẹ́ tó dá yàtọ̀ sí tí ó dá so wọ́n ni a watarzuq innama yakwani fi a annahu shirkul hakimiyya so yẹ bí Abu Ishaq al-Huwaini òun náà ó hakimiyya yìí ma ń sọ so ọ̀bọ̀ ọlọ́gbọ́n ni ọlọ́gbọ́n yẹn ni wọ́n ni wayakfaruna ma àdá wọ́n ma ń fọ́nú fọ́lá ń bí nǹkan tó bá ti yàsọ̀ sí àhàkìmíyà wayakuluna àtàwàhìdì wọ́n ma sọ pé àtàwàhìdì tán pè ní tàwàhìdì àhàkìmíyà kákọ́kọ́ jẹ́ so gẹ́mù sí sọ lẹ́lẹ́ pẹ́ pé àwọn tí wọ́n ti jẹ́wọ́ ayé wọ́n bẹ́tà jù wọ́n lọ́nà òun ò lọ nítorí ọlọ́run bá pé nǹkankan irọ́ ni bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ẹ sẹ́pẹ́ o torí kò ní rẹ́ni tó lẹ́sìn ìtànjẹ lọ títí kò ní rẹ́ni tó lẹ́sìn ìtànjẹ lọ títí abẹ́ni tó tí ó kù tí ó tó gbà pé à ìdájọ́ ọlọ́run bá ní kalabọ́ bọ̀tẹ́ni tó ti ń tàn pé à ẹ da Islam o ẹ má da islam pẹ̀lú kẹ́ jáde lọ́mọ ìyá ó fi wọlé o káwa náà lọ́mọ ìyá ń bẹ́ẹ̀ kó mọ́ sí ti wá ok tí yíò ní kó mọ́ sí èwo lẹ́fẹ́ sí tẹ́ẹ̀rí sí gbogbo àwọn ọgbọ́n ọgbọ́n àti sáà lọ àwọn èèyàn ọgbọ́n àti lọ àwọn èèyàn so gbogbo àwọn kan báyìí dọ̀rúrò tàhá kọ́kọ̀ láwùjọ ti wà ọjọ́ tó bá tàhá kọ́kọ̀ átún sọ ọjọ́ tó bá ti tàhá kọ́kọ̀ ẹ mọ̀ pé àwọn náà mọ̀ mọ̀sọ́rí àti mafasid bọ̀kù tàhá kọ́kọ̀ ní tàà ń sọ pa àwọn fàtàwà àwọn olùmọ̀ nìyẹn kò bá àwùjọ wa múná torí kò sígbà tí yìí ò lè máa wọn mọ̀sọ́rí àti mafasid kò sí ẹ̀yí ẹnì kó yìí rí pé ẹni ló bẹ́tà jùlọ ṣe bá ṣe a máa sí bí yíò ṣe máa ṣe nìyẹn èyí tó wọ́n àtàkì rectification my politics ara ọ̀ so ìdá ń gbogbo kí ní òye wọn òye nípa àmọ́dọ̀ rúrọ̀ àti mafasid ara but yìí ò bọ́ sí ẹlẹ́kejì wọ́n ni pé ẹ attach rectification àwọn èèyàn papọ̀ mọ́ pé kán débi kíwí ó ti tí gbogbo gbogbo gbogbo irọ́ burúkú ni so irọ́ burúkú ni tí wọ́n bá bẹ̀rẹ̀ sí lú àwọn èèyàn lórí pé wọn kírùn ìgbà yẹn gan lẹ́wàá mọ́ lẹ́mọ̀ràn tẹ́ kó sí nígbàtí wọ́n ní human rights abuse so Allah al-musta'an wọ́n ni wọ́n yafaluna ma adahu at-tawhid huwa tawhid wa shirku huwa shirku al-hakimiyya wọ́n ni wọ́n na kúl àwọ́ sọ fún wọn pé hadha naw'un min anwa'i shirki eléyìí yana kan nínú àwọn ará ẹbọ ni o li anna tashri'a haqqun lillah ìmá sòfin ẹ̀tọ́ e, fọ́lọ̀wọ̀ bá nìkan ṣoṣo ní azza wa jal wal hukmu bima anzala Allahu ibada ìmá dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ̀wọ̀ bá ṣe ìjọsìn ni ẹ ma wo èsì tí Sheikh Saalih Al Fawzān fún ọ ó wà kí ní ìṣe pàtàkì gan lakin laysa shirku mahsuran fi hadha an-naw' ẹbọ wà specify sí belé yìí nìkan kọ́lá tẹ́bọ bá ti uluhiyya táwọn èèyàn ń ṣe bọ́m̀bẹ̀ lọ torí pé ọ̀nà àti alájẹ́ ilé yìí ó lè da ìlú rú so ṣe wà di Boko Haram kalẹ̀ ni so wọ́n ni torí pé ọ̀nà bá táwọn fi alájẹ́ rẹ̀ nìyẹn pé ha kí wọ́n kábẹ̀rẹ̀ sí lo ṣẹ̀ríà ní táwọn fẹ́ lọ́dọ̀ ìjọba demands àwọn ni so ara ò kéèsè bí tí kọ́lá ilé yìí ó ṣòro alájà gan ju àwọn èyí tó rọrùn láti alájà tí wọ́n ṣe lọ ẹ wá rí àwọn tó ń pèpè pé ṣírkul hakimiyya àwọn náà burú jù níbi ìfi tawhid nílẹ̀ so àwọn ẹlẹ́bọ wọn mọ̀ bá ṣe àwọn àfá tí wọ́n ń ṣe tí wọ́n ń gúnrí gúnra àwọn ọmọ lẹ́rì tó wọ́n bá rìn tó wọ́n pè wọ́n sí jòkó papọ̀ tó wọ́n bá wọn jẹ́ tó wọ́n bá wọn mú so tawhid wọlé afẹ́fẹ́ rìn lẹ́ngbàmí ẹkà fẹ́ gbéra yín débi pọ̀ rí wọ́n ní bali ṣírkù amun fi du'a wọ́n ní kódà ṣírkù ẹbọ ó wọnú àdúà wà dhabhu àti ẹbọ wà nadhri àti ìlérí wà listighatha àti ìmá kí gbàmígbàmí amma an yuhsara fi naw'in mu'ayyanin kí wá kí dé ṣírkù síbi kan ṣoṣo wà yuqalu hadha huwa ṣírkù kí wá ní ẹbọ nìkan ni فهذا غلط وتضليل إلي أسسيني أتي سيعون يلونا فلا يجوز أن يدخل هذا في عقل طالب العلم وني كوبامو كلي ونو لاكا يواككو إلا لأناس لهم أغراض àyàfi fí àwọn èèyàn kan tó ṣe pé wọ́n ní purpose mi wàrọ́ ìdálik wọ́n ní purpose lẹ́yìn gbogbo àwọn kátán sọ yẹn falau hikima bi shari'a wa huwa yad'u ghayra Allah wọ́n tó bá ipá ń ṣe ìdájọ́ kan pẹ̀lú táwọn èèyàn wọ́n jọ́sìn fún nǹkan mídí yàtọ̀ sọ́lọ́wọ́ bá fọwọ́ mushrik ẹlẹ́bọ náà yìí kí ló tún àwọn gbogbo àwọn ibi tán ti ń wó àwọn ayé ẹbọ àwọn gbogbo àwọn kan kí ló tún ṣe láyé sí tẹ̀bí tawhid ni kí ló tún àwọn gbogbo àwọn àyè kọ̀ọ̀kan ní Maghrib àwọn àyè kọ̀ọ̀kan Nigeria kí ló tún ṣe àwọn àyè kọ̀ọ̀kan ní Libya kí ló tún wọ́n ṣe tẹ̀bí tawhid ni dáwà táwà tawhid tó ń tànká tó ń tànká so débí kó gbalẹ̀ ẹ wo Libya sìn ẹwọ jàlálà tó ń bẹ fáwọn àfáà súnnà ní libyan sí látọ̀dọ̀ àwọn tó jẹ́ hukuma látọ̀dọ̀ àwọn tó jẹ́ ìjọba gan ẹwọ ẹwọ iyì tó ń bẹ fún wọn sẹ́wọ̀n kẹ́ ṣe tó ṣe bá ṣe débẹ̀ ni pé ìta fi débẹ̀ ni pé wọ́n mú ara ní tàà ń sọ nìyẹn ibi tí rectification ti wá nìyẹn ibi tí ó fi padà sí di pé kò sí àwọn tí ó mọ̀ mú àwọn àyẹ̀ ẹ̀sìn àwọn èèyàn rẹ̀ ni ibi tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn pé ah, wọn ò ní padà rẹ̀ lómi fi sí àyàfà àwọn èèyàn rẹ̀ àwọn súnà wọn fi sáwọn àyẹ̀ ẹ̀sìn kò sí wọn sì ní tọ́ lábà pé kán compromise ẹ̀sìn tó náà mọ̀ pé wọn ní compromise ibẹ̀ náà ni wọ́n ti máa sí dáwà dáwà dáwà títí tí ó fi tẹ̀ka bọ́s pé ara o àwọn náà gbọ́lọ̀ débẹ̀ ni so tẹ́ débẹ̀ tí wọ́n ò ṣe kẹ́kẹ́ tẹ́ débẹ̀ tí wọ́n ní òun ò sọ bẹ́ẹ̀ gbọ́ pé jihad òun ò sọ so yíò àwọn nǹkan Islam yóò mọ̀ dìnáyẹ̀ díẹ̀ díẹ̀ so wọ́n ni wọ́fàlhásìn wọ́n ni conclusion ni pé annahu la budda an na'rifa ma huwa shirk wọ́n ni àgbọ́dọ̀ mọ̀ nǹkan tí ń jẹ́ ẹbọ li'annahum yufassirunahu bighayri tafsirihi torí pé wọ́n ń ṣàlàyé ẹbọ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí àlàyé rẹ̀ wa idha tadabbarta al-Qur'an tí wọ́n bá ronú sí Qur'an o tajid ó rí pé anna shirk ní pé ẹbọ huwa ibadatu ghayrillah òun ni kí ẹ ma jọ́sìn fún kàmí ìtẹ́yàtọ̀ sọ́lọ́wọ́ bá qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé wa ya'buduna min dunillah wọ́n jọ́sìn fún kàmí ìtẹ́yàtọ̀ sọ́lọ́wọ́ bá ma la yadurruhum wa la yanfa'uhum in tí ó lè pàwọn abẹ́sìn kò lè ṣe wọ́n láǹfàní wa yaquluna ha'ula'i shufa'a'una 'inda Allah wọ́n sọ pé àwọn ẹni yìí ni wọ́n bá sì pẹ̀lọ́dọ̀ ọlọ́wọ́ bá wọ́n ni wa qala ta'ala Ọlọ́run bá sọ pé qul ud'u alladhina za'amtum min duni Allah ẹ pè àwọn tẹ́ ní tẹ́ ń rò pé ẹ ní yàtọ̀ sọ́rọ̀ ọba la yamlikuna mithqala dharratin fi samawati wala fil ard wọn lágbára nǹkan tó tó mithqala dharratin nǹkan tó kéré bí dharra bí ẹ̀rà báyìí fi samawati wala fil ard so ní sánmà àti àbínilẹ̀ wọ́n ni shirkun fi du'a wọ́n ní eléyìí ṣírkù ní níbi àdúwà ọ̀ wọ́n ní wa kadhalika dhabhu li ghayri Allah wọ́n ní bákan náà kí ẹ ma ṣe kí ẹ ma dùn ka fún kàmí kí ni ọ̀rọ̀bù mithqala tó wọ́n bẹ̀rún Abu Ubaida kí ni ọ̀rọ̀bù mithqala la yamlikuna mithqala maf'ulun bihi but a ti mọ̀ pé nísìnyí báyìí nínú àwọn àwọn ọkọ̀ tó ma fi ń wọ̀n kan ní so ọkọ̀ tó ma fi ń wọ̀n kan ó sì gbọ́dọ̀ sí kí ni ó gbọ́dọ̀ ní masdar ẹ̀ ó gbọ́dọ̀ ní tamyiz jàre so ọkọ̀ tó ma fi ń wọ̀n kan gbọ́dọ̀ ní kí ni ó gbọ́dọ̀ ní tamyiz ọ̀yí so tamyiz ilé ìwádàbà ó kọ tán ma fi ń wọ̀n kí ọkì ìbọ̀ tí ma ní manawai ni asalan manawai nínú àwọn nǹkan tó ma fi ń wọ̀n kí ni nínú bí a bí shiburun arudon oye tu shiburun arudon oye so gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ ó kọ tó ma fi ń wọ̀n kan ó ma ní tẹ̀mí ìzì oye so ẹ̀gẹ́ bí ó sàmọ́ ní tẹ̀mí ìzì bá kílò búrọ̀nì so bí tẹ̀mí ìzì ṣe mọ̀ wáyẹ̀ àwọn tẹ̀mí ìzù that àwọn ma ní ṣe pẹ̀lú àwọn mọ̀kọ̀dìrọ̀t àwọn kàtí àmà wọn oye aha kí wá ní ibo wá ní kílé eléyìí wà ibo ẹ́ eh? àbú kí là sọ kí lẹ́ sọ wáyé kí lẹ́ ń ṣe yọ̀rọ̀ bọ̀rẹ̀ sí àbú Muawiya tẹ̀míyìz rẹ̀ dà àwọn akẹ́ tó lọ́sùn wọn gbọ́dọ̀ ní tẹ̀míyìz náà àbí? aha adha mọ̀tọ́rì تمييز يعني رهن الذراتين تمييز يعني رهن الذراتين بوما سي إضافة على سارة تمييز رهن وي وني اسم بمعنى من مبين النكرة ينصب تمييزا بما قد فسر كشبر نرضا وقفيز برا ومنوين عسلا وتمرا وبعد ذي وشبه هجه الرنسبي olóṣèwà so almuhim ni pé àwọn èyí tó jẹ́ tamizu dhati èyàn máa ń ṣe ìdọ́fà wọn sára tamizu wọn èyàn lè ṣe ìdọ́fà wọn sára kíni sára tamizu wọn tó bá ti ṣe pé ara tamizu wọn sára èyàn ṣe ìdọ́fà wọn sí ó tọ́ ẹjẹ́ fún ilápẹ̀lẹ̀ ní pé ishtaraitu shibra ardin ishtaraitu shibra ardin ọ̀rẹ́ so yẹn lè ṣe ètò bá ti ṣe pé tẹ̀míìzì wọn láàrín yẹn ṣe ìdọ́fà wọn sí o tó bá ti ṣe pé kẹ̀ẹ́sì tẹ̀míìzì wọn èyàn gbọ́dọ̀ fún tẹ̀míìzì náà lásìkò ní but ẹwọ́ lè yìí sí máa láyé mìlìkúnẹ̀ mìtkọ́lán dárọ̀tán asùn but wọ́n á ṣe kí ní nígbàtán ti ṣe ìdọ́fà rẹ̀ sára tẹ̀míìzì rẹ̀ ó tọ́ so bó ti jẹ́ nìyẹn wọ́n ni ẹwọ́n jà pẹ́ mẹ́ wọ́n ni wà ága ṣírkùn lè yìí máa ṣẹbọ níbi àdúrà ni o wọ́n ni wà kàzálì kàzàbà lè gọ́ ìrìlá bákanáà ìmá ṣe kí ni ìmá dùn kan fún kàmí tí yàtọ̀ sọ́lọ́wọ́ bá qala ta'ala lọ́wọ́ bá ní fasalli li rabbika wanhar ní pé olúwa rẹ̀ nìkan taqdimu ma haqquhu ta'khir yufidu al-hasr taqdimu ma haqquhu ta'khir yufidu al-hasr ta bá fi síwájú in tó yẹ ká ti sẹ́yìn ó túnmọ̀ pé à ń specify kíní ẹ̀ nìyẹn in tó yẹ ká fi sẹ́yìn ta fi fi síwájú ó túnmọ̀ pé a ti ṣe kíní a ti ń specify kíní ẹ̀ nìyẹn so wọ́n ni fasalli li rabbika wanhar so ní pé ká ṣe kíni kínú fún olúwa rẹ̀ bẹ́ẹ̀ sì ni kó ṣe kíni kó gúnna so ọlọ́wọ́ bá nìkan ni kó gúnna fún so wọ́n ni wa qala ta'ala wọ́n lọ́wọ́ bá sọ pé kul inna salati wa nusuki wa mahyaya wa mamati kò lórogún wàbìdáríkà omirt ilé iná fi pàmílá sẹ́wọ̀ wọ́n ni fàdábùkú wa sọ́látù lè gọ́ ìrìlá wọ́n ni ìmá dùnkan àti ìmá kírùn fún nǹkan mítí yàtọ̀ sọ́lọ́wọ́ bá ṣírkùn ẹbọ ni wọ ṣírkù anwa'un kathira ẹbọ sí rẹ̀ ìran tó pọ̀ ni wọ́n ni wà dhabituhu wọ́n ni tẹ́yìn fi máa dé mẹ́lẹ̀ nǹkan tán pè ni wọ́n ní wà ṣírkù na wọ́n ẹbọ ìran méjì ni annáwọ̀ awwal ṣírkù akbar ẹbọ gbangba wọ́n ní annáwọ̀ thani ẹbọ tí ó tó gbangba wọ́n ní a ṣírkù akbar wọ́n ní huwa sarfu shay'in min anwa'il ibadati li ghayri llah kama sabaq wọ́n ní wa hadha an-naw'u yakhruju yukhriju sahibaha sahibahu min al-millah wa yahrumu ala sahibihi dukhul al-janna wa yukhliduhu fi an-nar wa in tan ni shirku akbar ọ̀nà ó tó pọ̀ ló fi jẹ́ nǹkan burúkú awalan annahu yaj'al sahibahu káàfiran mushrikan yóò sọ ẹni tí ń ṣe shirkul akbar yóò sọ di ẹlẹ́bọ yóò sọ di kèfèrí thaniyan ẹlẹ́kejì annal mushrika qad harrama allahu alayhi aljanna ọlọ́wọ́ bá ti sàr janna léwọ̀ fún wa wáwùn náà ibi tí ó mọ̀ gbé nínú wa mali dhalimin min ansar wọ́n ni wa tahrimu bi ma'ana batta oye bátan oye so wọ́n ni ní kíkọ́ tí ò ní ṣe kíni tí ò ní láyéláyé kíkọ́ láyéláyé tí ò ní tán ni oye wọ́n ni wà lè hádà kọ́ọ̀dá wọ́n ni ìdítọ́lọ́ bá sọ pé wà wáhùn náà nìyà wọ́n ni lámà harrama min aljanna nígbàtá ti ṣe aljanna léwọ̀ fún ọ sọ́rọ̀ ti náà ma wà ó wala yakhruju minha kò ní jáde bẹ́ẹ̀ abadan títí lọ láíláyò wal iyadhu billah a sì wásọ̀dọ̀ lọ́wọ́ bá so in téyàn fi gbọ́dọ̀ láwọn èèyàn kún bí ẹbọ nìyẹn tágbùrọ̀ mọ́ sàrayé ọ̀rọ̀ ẹbọ fáwọn èèyàn gbogbo àpé ẹ má ṣẹbọ o ẹ má ṣẹbọ o ìsìpẹ̀kẹ́kọ́ níláyìn lọ́dọ̀ Ọlọ́run bá o tẹ bá ṣẹbọ o wọ́n ní gbogbo àwọn èèyàn tó bá dọjọ́ gbéǹde gbogbo àwọn tán kìlọ̀ ẹbọ fún yín wò ní gbogbo àwọn tí ó gbádá àwọn ànábí Ọlọ́run bá wọ́n lọ bá wọn pé ah, a ti ṣe tán fẹ́ gbà gbogbo tó bá sọ fún wa ká má ṣe báyìí but ó ti late wọ́n ni thalithan ẹlẹ́kẹta annallaha harrama mushrika min al-maghfira ní pé ẹlẹ́bọ̀ ò ní ráforíjì Ọlọ́run bá wọ́n ni qala ta'ala wọ́n lọ́wọ́ bá sọ pé inna allaha la yaghfiru an yushraka bihi so

min duni tabbati liman sha Allah wani min duni taubati min ok ní pé àforíjì o tí o bá sí tí o bá tó bá kó tó fún o liman sha Allah fẹ́ tó bá wọ́lọ́wọ́ bá kọ́sọ̀tàn bí dhunub fẹ́sẹ̀ nìkan tó bá kú lórí ẹ̀ṣẹ̀ kan tó bá wọ́lọ́wọ́ bá àforíjì pé kó mara aljanna tó bá sì wọ́lọ́wọ́ bá ní ká fìyà jẹ so ní pé onígbèraga lórí àwọn ẹ̀ṣẹ̀ yẹn wọ́n ni allati hiya duna shirk àwọn èyí tí ó sì kí ni àwọn èyí tí o wọ́n ni àwọn ìlàmọ́ ń pè ni tahtal mashi'a

thumma yukhrijuhum minan nar lẹ́yìn náà yóò wà fi yọ wọn kò nuna wa yudkhiluhum aljanna so àwọn míì ó tọ́ iná wò kan tó wà tàrí janna wò wọ́n yóò yudkhiluhum aljanna bẹ́ni ọlọ́wọ́ wá fi wọn wà aljanna bi tawhidihim pẹ̀lú tawhidi wọn wa imanihim àti ìgbàgbọ́ wọn wa haulahi yuqalu lahum usatul muwahhidin so hukmu usatil muwahhidin àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ kíni tí wọ́n jẹ́ olùjọ́sìn fọ́nà ọba nìkan ṣoṣo so àwọn usatul muwahhidin wọ́n ni lakin idha lam yughfar lahum wọ́n ní tí wọ́n bá foríjì wọn fa'innahum la yakhluduna fi an-nar wọ́n ní wọn ò ní ṣe gbére nínú náà kama yakhludul kuffar àwọn ò ní dàbí àwọn kèfèrí tí wọ́n ṣe gbére nínú náà ara so àwọn lòdì wọn ẹ̀ṣẹ̀ wọn náà ni tí iná bá ti fọ̀ wọ́n mọ́ tó bá ti fọ̀ wọ́n mọ́kùn bí ẹ̀ṣẹ̀ ashirku yuhbitu jami' al-amal ẹbọ ma ń gba gbogbo sẹjọ́ ni so yuhbitu jami' al-amal gbogbo tí yẹn ti ṣe ní ó bàjẹ́ wọ́n ni qala ta'ala ọlọ́wọ́ bá ní wa laqad uhiya ilayk sórí ànábì a ti sọ kalẹ̀ fún ọ wa ila alladhina min qablik àtàwọn tó síwájú rẹ̀ ní pé la in ashrakta tó bálìlá ẹwọ bọ́nà bá sí ń bá òjíṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ ẹni tó nífẹ̀ẹ́ nìyẹn Khalilullah so látara pé kọ́nà bá fi hàn bí ẹbọ́ sí lágbára tó so ẹnìkan wà jọra ìlójú pé náà àwọn òkọ́lá àwọn ti ríbi tó ń wòdó sí lálìjánà <laughs> wípé òun máa wípé òun ti nípò òun ti dálìjánà rí látàrí pé kan náà wà èyí tí mo sọ yìí tó sọ Ìlọrin ló wà ọ̀ so ní ìkaná àwọn aljannu kan náà wà kó tó ipé òun náà dá aljanna tí ẹ̀ olóhun ma wá fi síta aljanna ọlọ́wọ́ bá àtàljanna aljannu yìí olóhun wá padà rí pé aljanna aljannu yìí <laughs> so gbogbo àwọn super story tán máa ń sọ fáwọn èèyàn ni fala hawla wala quwwata so ẹ má pìtì àwọn ẹwà ẹwà rí tán lálà sí ẹgbọ́ ẹlòmí àmọ́ ní àà ẹn ó yẹ kó fẹ́ kọ́ sí ó yẹ kó fi kíní àwọn tí wọ́n lẹ́kọ́ pẹ̀lú Ọlọ́run Ọba ló ń bèèrè ẹ̀kọ́ fún so ìwọ gbárata fọ́lọ́run Ọba àwọn tí wọ́n jámà kẹ́kẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba ló ń gbárata fún àwọn tí wọ́n lẹ́kọ́ pẹ̀lú Ọlọ́run Ọba ni wọ́n gbárata fún pé àà ẹn kò fẹ́ kọ́ sí kó fẹ́ kọ́ sí kó mọ́ pàwọn ẹlẹ́bọ́lé so wọ́n ni inṣáà so yóò bá gbogbo sẹ́jẹ́ ni o so wọ́n ni bá lè láha fa'abud wọ́n ni ọlọ́wọ́ bá nìkan ni ẹmọ jọ́sìn fún wọn wà kún mina shakiri wọ́n ni ẹ̀sì wà nínú àwọn tí ó mọ̀rẹ̀ fọ́nà ọba wọ́n ni wàlhádà ya kúrú ìdí tafi wọ́n sọ nìyàn pé ashirku yubtilu amal yóò bá gbogbo sẹ́jẹ́ ni o wọ́n ni kama yubtilu hadath at-tahara wọ́n ní fal insan iza tawadda'a thumma ahdatha batalat taharatuhum wọ́n ní tó bá ti sàlọ́lá tó wá tún wá dẹ́gbìn ó ṣe kíni àlọ́lá rẹ̀ bàjẹ́ ni ọ̀ kadhalika bákaná iza shahida an la tó bá ti ìjì mọ́lá ọba lẹ́yọ̀ kan rẹ̀ ó sì kí ni ó bàjẹ́ wà bọ́tọ̀ láta àmàlùfò àwọn sẹ́rẹ̀ náà sì bàjẹ́ ya anna shirka yubdilu al'amal tó pé ẹbọ́ ma ń ba gbogbo sẹ́jẹ́ ni kama yubdilu al-hadathu at-tahara gẹ́ bí ẹ̀gbin sí ma ń ba ìmára jẹ́ wa qala ta'ala wani ọlọ́wọ́ bá sọ lamma dhakara ba'd al-anbiya fi gẹ́ ọlọ́wọ́ wọ́n ni wa min dhurriyyatihi Dawuda wa Sulaymana ọlọ́run bá dákọ̀ bá wọn ọlọ́run bá ní walau ashraku sẹ́lẹ̀ gbogbo àwọn tán dákọ̀ yìí tó bá ṣe pé wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá ní la habita anhum ma kanu ya'malun gbogbo tán ti ṣe wájú ni yóò bàjẹ́ nígbà tó bá ń sọ báyìí fáwọn annabi ọlọ́run bá wọ́lá ìwé yẹ kí ẹ̀mọ́ gbọ́n rífà ee ọlọ́run òbó ẹ̀mí ẹlòmí ma ń balẹ̀ bẹ́ẹ̀ ni pé àà ah,

Ah, wọ́n ni ma annahum anbiya gẹ́bù sí pé annabi Ọlọ́run bá ni wọ́n walakin law wọ́n tó bá yí pé ó ṣẹlẹ̀ pé annahum ashraku tó bá fi ṣẹbọ ni la habitat anhum a'maluhum gbogbo ṣẹ́ wọn ni ò bá bàjẹ́ kama qala ta'ala li nabiyhi gẹ́lọ́wọ́n bá amilahu tó bá ṣe máa shirk pẹ̀lú ẹbọ wọ́n ni àwọn amilahu qabla àwà bó ṣe síwájú rẹ̀ wọ́n ni walam yatub minhu kò sì túbá nù rẹ̀ oye so wọ́n ni ọbó ṣe àwọn amilahu qablahu àbó ṣe síwájú ẹbọ so ó ṣe nínú ẹbọ wọ́n ni walam yatub minhu kulluhu li'annahu yubdilu al-amal tó lókó mọ́ sọ́rọ̀ min ahli an-nar yóò di náà àwọn tí ó mọ̀ sí gbére núna al-khalidina fiha àwọn tí ó mọ̀ gbébẹ̀ lọ gbére ni o qala sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam mata ẹni tó bá kú wa huwa yad'u min dunillahi niddan tó sì ń pè nǹkan mí yàtọ̀ sọ́lọ́wọ́ bá o tó ń ni wa o àtẹni tó bá kò wàhú aláyẹ́dùn lillahi niddan àtẹni tí ó bá pé tí ó bá mú orogún àpamọ́ náà bá dákọ̀ọ́lá aljanna yóò rẹ̀ ń bẹ́ òsì kìíní yóò wà aljanna ọlọ́run bá ní so ibi tá ti dó insha Allah ta'ala ni ọlọ́run bá kó jẹ́ kí ìta sọ kó ṣe wárán kan hada wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyina ìgbà tó bẹ̀rẹ̀ káwọn negate àwọn attributes ṣé intention táwọn fẹ́ negate àwọn àgbẹ̀ rẹ̀ bí àwọn negation ló necessitate pé wọ́n máa sí ìdàlá méjèèjì náà ni méjèèjì náà ni wọ́n fẹ́ negate ọlọ́run ọba náà ni wọ́n lè fẹ́ negate wọ́n lè fẹ́ fi àwọn argument wọn rinlẹ̀ so méjèèjì náà ni wọ́n fẹ́ negate ọlọ́run ọba subhanahu wa ta'ala gan torí pé gọ́yà wọn náà nìyẹn èròǹgbà wọn náà nìyẹn so kí ló kọ rẹ̀ àlànà bọ́m̀bù ni so wọ́n ṣe kí ni na bá kó gbọ́ ìmọ̀ àwọn so méjèèjì náà ni wallahu a'lam náà wáyé kí sáńtọ́lá nínú nǹkan tó wọn àṣàyọ̀ òkú sí tí wọ́n bí àwọn ìgbàgbọ́ nínú àwọn Greek mythology nínú àwọn nǹkan tí àwọn àṣàyọ̀ òkú sí wọ́n ní àwọn ìgbàgbọ́ nínú àwọn Greek mythology àwọn àṣàyọ̀ láwọn ìgbàgbọ́ nínú àwọn Greek mythology so wọn ò ní ìgbàgbọ́ nínú àwọn Greek mythology so àwọn Greek mythology àwọn ẹbọ wọn hàn gan àti ìkọ̀mpẹ́ ẹ̀dá sọ́lọ̀ ọba kí ẹ ma ní Zeus Odin gbogbo àwọn náà dẹ̀nà dẹ̀nà àwọn àlọ́ tán ti kó papọ̀ yẹn ní pé àwọn gods ni wọ́n so àwọn ẹbọ àwọn ẹbọ kì yẹn hàn gan so wọn ò kó sí but in táwọn àṣáyẹ̀rọ̀ kó sí òun ni àwọn Greek philosophy kódà àwọn àṣáyírọ̀ ìgbàwà yìí wọ́n burú jù àwọn Mu'tazila ìgbà lọ so gẹ́rọ bí mọ́mọ́ kíyẹ mọ́mọ́ wò pé àwọn àṣáyírọ̀ pé ẹnu àwọn level above Mu'tazila ni àwọn àṣáyírọ̀ ti wá gbá tíwà yóò àwọn philosopher wà nù wọn dáadáa kódà àwọn àṣáyírọ̀ ti gbá tíwà yìí àwọn Mu'tazila wà wà nù so Greek tó gẹ́ wípé àwọn Greek philosophy àwọn Roman jogun rẹ̀ náà so nígbàtí Islam spread lọ́dọ̀ àwọn ilé iná àwọn Mùsùlùmí kọ̀ọ̀kan náà wọ́n sí kíni wọ́n jogun lọ́dọ̀ àwọn Rome so bó sì jẹ́ ni wallahu wa alaikum salam salam kafin ẹni tó bá ń negate àwọn sífàtọ̀ Ọlọ́run Ọba bẹ́ẹ̀ ni àwọn nǹkan míwọ̀ tí yíò negate àwọn sífàtọ̀ Ọlọ́run Ọba tó sì pé ń negate Ọlọ́run náà so láàzìmù ọ̀pọ̀lọpọ̀ àwọn negation náà láàzìmù rẹ̀ ní kìí sí pé directly rẹ̀ so èyàn negate ọlọ́wọ̀ bá náà oye but kílùkọ́ rẹ̀ látara pé bóyá ohun gangan mú implication kan tó ń ṣe àbí ohun gangan náà tí ẹ kò tí ẹ rún lọ́bẹ̀ so èyàn lè mọ́ sọ fún ṣe kí ni ó negate ọlọ́wọ̀ bá oye so ní directly bẹ́ẹ̀ but láàzìmù àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ negation ìyẹn negate ọlọ́wọ̀ bá náà سبو سجنية والله أعلم سبحانك وحمدك أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم